الحمد لله الذي جعل في كل زمان فترة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أهل العمى فكم من قتيل لإبليس قد أحيوا وكم من ضال تائه قد هدوا فما أحسن أثرهم على الناس وأقبح أثر الناس عليهم ينفون عن كتاب الله تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين الذين عقدوا ألوية البدعة وأطلقوا عقال الفتنة فهم مختلفون في الكتاب مخالفون للكتاب مجمعون على مفارقة الكتاب يقولون على الله وفي الله وفي كتاب الله بغير علم يتكلمون بالمتشابه من الكلام ويخدعون جهال الناس بما يشبهون عليهم فنعوذ بالله من فتن المذلين arúgbẹ́ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá tó sì pé ó gbé ní gbogbo wa tí a ó pasófò nínú àwọn òjíṣẹ́ àṣẹ́kù nínú àwọn olùmọ̀ tó wọ́n pé àwọn èèyàn tó sọnù lọ síbi ìmẹ́nà wọ́n sì máa ṣe sùúrù lórí àdánwò tí wọ́n ní lórí wọn wọ́n fi tíra ọlọ́wọ́ bá wọ́n fi yí àwọn tó ti kú wọ́n sì ń fi ìmánì ọlọ́wọ́ bá wọ́n fi jẹ́ káwọn tó ti fọ́ lójú wọ́n jẹ́ káwọn fi rí náà mélòó mélòó nínú àwọn tó sì pé ìbìlísì ó ti pa wọ́n tó sì pé wọ́n yìí mélòó mélòó àwọn so a effect wọn lórí àwọn èèyàn àti ipa wọn ó gagan bẹ́ẹ̀ sì ni in táwọn èèyàn fi ń sanwọ́n lẹ́san padà ó burú gan abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó ṣe wọ́n nú àwọn tó sì pé yóò máa tí wọ́n pèpè sí ẹ̀sì tó mọ́kànlá tí wọ́n fi kalẹ̀ àbẹ́lá ọba kó làwá kó níbi àwọn nǹkan tí ó jẹ kákò lórí irú nǹkan báyìí kọlọmọ subhanahu wa ta'ala kó má fi ànú àti ìjú manhaja àwọn sálàfù rere kí ó má fi ṣe àdánwò wa náà níbi ọ̀rọ̀ wa tán balọ̀ almanhajus salafi ta ti débi kí làwọn in tí ó sọ̀yàn di sálafí kí láwọn usulu da'wati salafiyya kí láwọn nǹkan tó sì pé àwọn nǹkan tí àwọn sálàfí mọ́ ń gbà pé ha tí ẹ bá ṣe lè in tí ó jọ súnnà nù tí ẹ bá sì ti fi àwọn nǹkan ilẹ̀ kò ní jọ súnnà so walillahi alhamd àti wò púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tá ń bẹ lọ́n pé kọ́lọ̀n bá kó jogún ìkharásí fún wa lórí gbogbo àwọn kata ti sọ láti ń bẹ gbogbo àwọn àṣìṣe wa kọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala kó forí ẹ̀jì wa so kọ́lọ̀wọ́ bá kó fi ṣe wá láǹfàní láyé ń bí àti ní alkiyama níwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala na'am ìpìlẹ̀ lára àwọn ìpìlẹ̀ salafiyya gẹ́gẹ́ bí a ti ṣe mú fún wa nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ta mú wá fún wa náà níbi ọ̀rọ̀ al-shaykh al-shaykh Abdullah ibn Abdurrahim al-Bukhari so tí wọ́n ṣàlàyé kí ni àwọn ìpìlẹ̀ sàlàfíà a sọ fún wa pé kìí sàwọn nìkan àwọn àfáà pọ̀ tí wọ́n ṣàlàyé usulu da'wa sàlàfíà ìpìlẹ̀ so in bẹnu ọgbọ́ tó wọ́n sọ pé mẹ́ta gan ni gẹ́bí a ṣe sọ síwájú ní mẹ́ta náà ni kò ju mẹ́ta ò sì lè yọkó níbi ìkejì so lára àwọn nǹkan tí a sheikh abdullahi ibn abdurrahim al-bukhari tí wọ́n sára kó jẹ́ òsòrò da'wa salafiyya àbáwọn simat àwọn ma'alim àwọn simat àwọn òròyìn àtàwọn ma'alim tí sheikh abdullahi barjis táwọn pè ní osoro nínú tíra àwọn ìpìlẹ̀ so lára rẹ̀ náà ni alhirsu ala al-ijtima' wal-i'tilaf ala al-haqq وبالحق وني الحرص على الاجتماع ما سقاعتي نيوج كوكورو لوري ما كوجو بابو والائتلاف àti ìmá ṣe papọ̀ ìmá rẹ̀ ala al-haqqi ìmá kójọpọ̀ lórí òdodo ni o wa bil-haqqi àti pẹ̀lú òdodo ìmá kójọpọ̀ lórí òdodo àti pẹ̀lú òdodo so eléyìí nínú àwọn ìpìlẹ̀ salafiyya ni so ilé nínú àwọn ìpìlẹ̀ salafiyya ni pé anábi sallallahu alaihi wasallam a máa kìlọ̀ gan níbi ìmá pínyà anábi a máa kìlọ̀ gan níbi ìmá pínyà so débi pé anábi sallallahu alaihi wasallam wọ́n sọ pé wa alaikum bil jama'a ó dọwọ́ yín o pẹ̀lú jama'a wa iyyakum wa alaikum bil bomi أو عليكم بالجماعة فإن يد الله على الجماعة ọdọ̀wọ́yí kẹ jẹ́ jama'a àwọn olùmọ́sí ti sàlàyé kí ní jẹ́ jama'a kí ní túnmà aljama'a aljama'a o ma ń ní ìtumà orísìírísìí ó bẹ́ẹ̀ sì ni o ma ń ní ìtumà kan tó wà constant gbogbo wa o ma ń ní àwọn ìtumà orísìírísìí depending bá bá ṣe lò but ìtumọ̀ kan wà tó ṣe pé kò síbi tán ò bá ti lò yóò ma lázama rẹ̀ ìtumọ̀ tó ma ń ní tó yí pé ó ma lázama rẹ̀ gbogbogbà títúmọ̀ yóò bá ti ẹ̀sí ń bẹ́ òun náà ni pé àwọn tí wọ́n wà lórí òdodo so yóò ma sọ̀dákọ̀ lórí gbogbo àwọn tó bá wà lórí òdodo lọ́tọ́ wà lórí almanhaj so ìgbà míì wá wà tó ṣe pé aljamaa ma ń túmọ̀ àwọn tó wà lábẹ́ àwọn tó wà ní abẹ́ olórí so ìgbà míì wà tó sì pé aljama'a ma ń túnmà àwọn tí a in tí mo gbà lérò pẹ̀lú pé yíò mọ̀ túnmà àwọn tán wà lórí òdodo gbogbo ọgbà ní ibi tí annabi sallallahu alaihi wasallam tó fi lò tó ti lò ní o ibi tí annabi sallallahu alaihi wasallam tó ti lò àti tí àwọn sallallahu alaihi wasallam tó ti lò fáwọn tí ó láàbí tán ti ẹ̀yìn so gbogbo àwọn àṣẹ síbáì yóò mọ̀ túnmọ̀ àwọn tó wà lórí òdòdó kìí ṣe pé jama'a lédè lárúbáwá pé ẹn eh, jama'a tún nù so yóò mọ̀ túnmọ̀ àwọn tí ó wà lórí òdòdó so ó wà lè túnmọ̀ àwọn tó wà lábẹ́ olórí ó lè mọ̀ túnmọ̀ àwọn tó wà lábẹ́ olórí so but anabi sallallahu alaihi wasallam a máa àtàkì mọ́ máa olórí lọ́pọ̀lọpọ̀ gbà torí pé ibi kí wọ́n wà lábẹ́ olórí yẹn ibẹ̀ ni safety wọn wà ibẹ̀ làwọn èèyàn ní ti kọjá àlà lórí wọn ibẹ̀ ni ẹ̀tọ́ wọn wọ́n ti máa wọ́n ti máa rí pé fọ́lọ́wọ́ba wọ́n ti máa rọ́lọ́wọ́ bá jọ́sí fún kódà bá wọn olórí bí wọn pé ẹ̀tọ́ wọn so bí wọn pé ẹ̀tọ́ wọn so wọ́n yìí ní sùúrù wọ́n yìí máa ṣe múná sọ́hà pẹ̀lú wọn so Ànábì sallallahu máa pàṣẹ lọ́pọ̀lọpọ̀ wà pẹ̀lú jama'a kódà so debi debi tí mo kàrí ó wá nínú àwọn àríwáyàtò sahiha but alékún kan wá pé wà man shadda shadda fi nar so tó pé àwọn afáàníyà pẹ̀lú àwọn tórókù tó gbàwà ní pólà láàfíà pé wà man shadda shadda fi an-nar nígbẹ́ tó bá yapa ó yapa wọnú nánu tó bá ti yapa ń tẹ́ ó yapa wọnú nánu so annabi sallallahu alaihi wasallam a máa gbàyànjú pé kíyàn wà pẹ̀lú àwọn jama'a kí àwọn jí pẹ̀lú àwọn jama'a a sì sọ fún wa pé ìtumọ̀ tí jama'a mú mọ̀ ní nítumọ̀ yí tàà fi ń lò yìí òkè sí pé ìtumọ̀ linguistic ìtumọ̀ èdè rẹ̀ ní èdè lárúbáwá ara so yóò gbogbo ìgbà ní ó mọ̀ túnmọ̀ àwọn tó wà lórí òdodo gbogbo ìgbà ní ó mọ̀ tọ́ka sáwọn tó wà lórí òdodo ó lè túnmọ̀ àwọn tó wà lábẹ́ olórí kódà ìgbà mí ò lè dá lórí èèyàn kan aljama'a lè dá lórí èèyàn gẹ́bá ṣe bí ìkánà àwọn sálàfù pé tani jama'a so tani jama'a so àbí àwọn òun ni jama'a tó ní abu hamza as so abu hamza as so nígbàtán bí imam ahmad náà so ní pé tani jama'a imam ahmad sọ pé muhammad ibn aslam at so muhammad ibn aslam at so àtàwọn oríṣiríṣi àtàwọn oríṣiríṣi so pé tán bá fẹ́ mú tarjama àfáàmíwa so sọ pé kana huwa al-jama'a fi asrihi nípa ohun gangan ni jama'a ní àsìkò rẹ̀ so ilé ìbẹ́ẹ̀sì ni ilé iná fúnra rẹ̀ gangan ó ní ẹ̀rí nínú tírà ọlọ́wọ́ bá gangan fúnra rẹ̀ ó ní ẹ̀rí nínú tírà ọlọ́wọ́ bá ní pé ọlọ́wọ́ bá sọ pé inna Ibrahim kana ummatan qanitan lillah ní pé Ibrahim tẹ́rí yóò odidi umma so fi ahadi uh, aqwalil ulama níbi ìkanná àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀tán fi tú tafsiri nípe umma nípe ohun gangan fúnra rẹ̀ al'umma gangan fúnra rẹ̀ nítorí ohun gangan fúnra rẹ̀ ló wà lórí ìmánà so àwọn olùmí sì tún sí imama so nípe ẹni síwájú so uh, bákan náà hatta ibn Mas'ud a máa rífà sí Mu'adh Jabal alif so nípe Mu'adh bin Jabal ummatan qanitan lillahi ni Mu'adh so gbogbo rí ó fi jẹ́ kó yíwa pé jama'a gbogbo bà ní ọmọ túnmọ̀ ní ìlò tí ìlò ìlò súnnà ìlò báwọn sàhábà ṣe lò gbogbo bà ní ọmọ túnmọ̀ àwọn tó wà lórí òdodo ó wà lè ní additional ìtumọ̀ mọ́ so lè ní additional ìtumọ̀ mọ́ so ní annabi sallallahu alaihi wasallam bí ó bá ṣe lò so lára àwọn ẹ̀rí tí ó tọ́ lórí ilé tó tọ́ka sílé nínú al-Qur'an al-Karim òun náà ni gbọ́lọ̀ ọlọ́wọ́ bàtọ́lọ́ wá sọ pé wa'tasimu bihablillahi jami'an gbogbo yín ẹ̀dì okùn ọlọ́wọ́ bá ẹ̀dì mú so gbogbo yín ẹ̀dì di okùn rẹ̀ mú so Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn nínú àwọn jẹ́mà tán fẹ́ sí tàkíkò ọ̀rọ̀ táwọn afá tán fi fi tú kí ní jẹ́ hablullah kí ní jẹ́ òkú ọ̀rọ̀ ọba so wọ́n ni wọ́n ṣe tafsir hablullah pẹ̀lú pé tíra náà ba pẹ̀lú sirata náà ba pẹ̀lú annabi sallallahu alaihi wasallam pẹ̀lú ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so Ibn Taymiyyah àwọn sọ pé gbogbo àwọn ìtumọ̀ yìí náà ló wọnú ara wọn gbogbo àwọn ìtumọ̀ yìí òun náà ni ó wọnú ara wọn so eléyìí khilafan sí nǹkan táwọn ẹlòmí ń pèpè sí nínú tó máa ń tó àyà yìí torí rà pé captain náà wọ́n ti nígbà wá sàlàyé àyà yìí tí bàbá ń sọ ohun tó wù wọn so tí bàbá ń tútù kútù tán ní ibi tí mímọ̀ sọ́rọ̀dù náà sọ ni pé káwọn èèyàn kan gbá jẹmáà mú kọ́dí jẹmáà mú so tí bàbá sáà ń tú wà tẹ́sìmú fi hablillah ìjẹmí àbúsí wọn so Allahu musta'an but in táwọn afá tó sí ọ̀ ní pé gbogbo yín in táwọn sálàfù rere tán gbà látọ̀dọ̀ àwọn sálàfù rere pé gbogbo yín ẹ̀dì tíra ọlọ́run ọba mú ẹ̀dì súnnà nábì mú ẹ̀dì annábì mú ẹ̀dì ojú ọ̀nà wọ́n ni ẹmọ́ wa pínyà so túnmọ̀ pẹ́ni tó bá ti fi hábùlù láàyẹ́ lẹ̀ òun ló ti pínyà báyìí so ewu nǹkan tọ́lọ́wọ́ bá ń sọ hábùlù ẹyọkan lọ́lọ́wọ́ bá ń sọ hablu láàhì ẹyọkan hábùlù ẹyọkan lọ́lọ́wọ́ bá ń sọ so bó làwọn èèyàn ṣe wá ní hábùlù oríṣiríṣi so àti wọ́n ní hábùlù oríṣiríṣi wọ́n ní okun tiẹ̀ so tí wọ́n máa pè wọ́n ní jama'a so ní ni sọ nìyẹn pé gbogbo àwọn captain yìí wọ́n kàfẹ́ máa máa inú àwọn èèyàn dùn lórí àánú ni àwọn èèyàn tó wà lórí ànà tẹ́ẹ̀kẹ́ tó wọn sódòdó agidi lẹ́mọ̀ fi na fi agidi kò sí tí ó kàn wá kò sí kò sí tàbá sí so Allahu musta'an so Ibn Taymiyyah àti ìkéṣẹ́ Ibn Taymiyyah ń gẹ́lọ́ sọ́rọ̀ ìgbẹ̀ta àwọn kan sí tàkíkì ń bí ọ̀rọ̀ yìí wọ́n àkọ́kọ́ pé gbogbo àwọn ìtumọ̀ yìí náà ló wọ́n ara so wa illa tí a ma lọ sínú tafsir bin jarid èyí ò rí pé ibọn ṣe kó àwọn ọ̀rọ̀ wá bámú pé ah, hablullah ibn abbas tó síwáyìí ọ̀rọ̀ méjì nìgan tó gbà alátọ́dọ̀ ibn abbas so ibn mas'ud tó síwáyìí so mujahid tó síwáyìí so oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi ọ̀rọ̀ na'am so ọlọ́wọ́ bá ní wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu wọ́n ní ẹsìn rántí ìdẹ̀ra aláwọ̀ bá lóyìn idh kuntum a'da'a nígbà tó sì pé ẹjẹ́ ọ̀tá fa'allafa bayna qulubikum ọlọ́wọ́ bá wá sọ ọkàn yín papọ̀ wa asbahtum bi ni'matihi ikhwana ní bèbè náà báyìí fa anqadhakum ọlọ́wọ́ bá wá láyín kó ń bẹ̀ẹ́ so in tọ́nà bá fi la àwọn sàhábà kó ní ẹgbẹ́ iná ní bèbè iná báyìí gbogbo àwọn nǹkan yẹn lèyìn ó dún ní máa rẹ̀ so gẹ́gẹ́ pé yíò ma tú sí pé ìdán pè ní jama'a ìdán ní ìjìtìmá kí gbogbo ma ṣe papọ̀ wọ́n ni pé kọ́n kálukú kó ma ṣe tó wù kí gbogbo akásà ma yọ́nú síra wa kalla àti mọ́ra àwọn àfáwà bámú bámú so nípa pẹ́sẹ̀ kò tọ́ so gbogbo àwọn gábáyé ẹjẹ́ ká tún ka ọ̀rọ̀ Sheikh Fawzan nípa àwọn jama'ati so jama'a tó ní tẹ́lùmí ọmọ lò lẹ́jọ́ náà ni pé jama'a lọ́lọ́wọ́ bá wí so jama'a lọ́lọ́wọ́ bá wí so àwọn ilé yóò sí jama'a so pàmàbà tí àwọn èèyàn kan tán bẹ̀rẹ̀ sí so ní pé lájama'a pé kíní àwọn èèyàn tún bá wọn tú wọ́n bá so ìtí wọ́n sọ jama'a ń so jama'a ń bẹ pé kíní in ní pé àwọn jama'a ní pé àwọn ẹgbẹ́ àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ gbogbo àwọn ma dẹ́gbẹ́lẹ̀ ma dá gbogbo ẹlẹ́ so nígbà tó wọ́n pè captain gbà ah, jẹmọ́ ń bẹ̀ ò jẹmọ́ ń bẹ̀ ní pé kí ni annabi wí wa alayka bil jama'a so àtoríṣiríṣi àtoríṣiríṣi ọ̀rọ̀ so àwọn tó sì sọ pé lá so la jama'a tó bá yí pé tán gbà lérò ní pé tán sọ ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn kalimatun mujmala so ọ̀rọ̀ tó kó nǹkan tó pọ̀ sínú ni so tó bá yí pé tán sọ ní pé kò sáwọn pé àwọn ẹgbẹ́ ká ma wá dẹ́gbẹ́lẹ̀ ká ma ṣe gbogbo ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ báyìí wọ́n ní pé kò sí ti jẹ́ bẹ́ẹ̀ tó bá yí pé tán sọ nìyẹn bọ̀ sí ẹrí kìíní kan wà kọ́lọ̀n ó ṣàánú kọ́lọ̀n kó fún wa ní ìsìnkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a máa ń rò pé wọ́n le gan kọ́nà kó ṣàánú ni bóyá gbà ló yí wọn padà ní àbí nǹkan kan ló ṣẹlẹ̀ sí wọn so torí èyàn wà ẹni tán ma ń fi lájẹ̀máà yìí tì sí gbà ẹni tán sọ pé lájẹ̀máà bóyá ń kálukú bóyá tó ń kálukú bá ti wá sẹ́tù tán tán bá ti rí fọ́lọ́wà ọlọ́mọ fi ilé ìsàdánwò fún yàn fi sàdánwò fún yàn so bóyá tó ń kálukú bá ti rí fọ́lọ́wà tán bóyá ma ń padà padà lórí ọ̀pọ̀lọpọ̀ kan ni èyàn ma sàbí wọ́n ma ń padà padà lórí àwọn kan tán wà lórí wọ́n ma ń padà lórí ẹ̀rìn ní tèmi kàn rí nínú observation kúkúrú tèmi so òun ni pé ọ̀pọ̀lọpọ̀ náà gbogbo àwọn nǹkan tẹ́lòmí ṣe bóyá kò wà mundabit náà kẹ́lẹ̀ kìí ṣe kó wà mundabit pẹ̀lú usulu salafiyya ó kàn ṣe náà ni pé ní tó ń rí pé kíní nù pé kíní but nígbà táwọn nǹkan tó ń wá sí lórí ẹ̀ tó pẹ̀lẹ̀ sí hàn pé àwọn nǹkan kan náà wà ní tó jẹ́ usulu salafiyya tó wà náà sí lórí ẹ̀ instead kó wá padà síbẹ̀ pé ah ní tí mọ́ ń sọ ni pé wallahi Ọlọ́run bá máa ṣàdánwò fún wa fà tí ó bá di ọ̀la ńsìn láì kó di 20 years sísìn kíyàn kan dé àbí kíyàn kan kan mú wá kó mẹ́rin wá pé ah nǹkan báyìí báyìí báyìí tí a ti ń ṣe ti pẹ́ kò wọlé o àbí nǹkan báyìí báyìí mọ̀ lórí ọ̀ká máa ṣe ilé ìmọ̀ ní súnà tó pè sí àfà experience ti kọ́yàn pé tó bá rí pé táwọn àfà wà lórí ẹ̀yìn kò lè jóhun ni ó mú ni ó sì mú wa kò possible kò lè jẹ́ kóhun ní ó sì wá sọ àwọn àlúmọ̀ tí ń sínà láti jọ ìhun nìkan ní ó sì wá sọ bá yí pín táà àfáwà lórí ẹni tó sọ àfá àyí ó tẹ̀lé ni èyí onímọ̀ pé àti ń ṣe súnnà síwájú rẹ̀ àbí so almuhim ni pé Ọlọ́run bá fẹ́ jẹ́ kí gbogbo akáwà papọ̀ wa'tasimu bihablillahi jami'a so Ọlọ́run bá fẹ́ jẹ́ kí so bákan náà Ọlọ́run bá sọ pé inna hadha

in tí kí ẹ máa yapa òdodo gẹngẹ in tán pín tafarúkù gẹngẹ ni kìí ṣe tafarúkù ni pé al'umma pín Sufi Tijani Ahmadi Qadiani eh, Shii eh, Ibadi al'umma eh, pín yà sí gbogbo ẹ̀ no àwọn tán pín yà gẹngẹ àwọn ni wọ́n yapa àwọn tán yapa òdodo àwọn gẹngẹ ni wọ́n pín so àwọn gẹngẹ náà pín yà in tẹ́lómi ò كفى الأمة تفريقا أنا أماشي الجميع أبي تكبس بشكل النجم كفى الأمة تفريقا أعرف يا أتتو أتتو ìpín àyí tó lálò ọmọ yìí ana umashi al-jami' gbogbo ìyàrí mímọ̀ bá sí káfà al'umma ti tàfírí ọkọ̀ ah ìpín àyí tó nú al'umma yìí ìpín àti ìrípin àkàkà àti ìrípin àkàkà so àwọn tó síwájú àwọn rí pín àtàwọn rò pé ah àlùmọ́ ìpín ìgbà tí àwọn tún wò pé ah ó tún worst gan but ah, bí bàbá sí ń worst sí bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn wọ́n mọ̀ pín kò lára òdodo sí so kọ́nà ọba kó jẹ́ kí àkọ́mọ kama wà nínú ìjọ tí wọ́n mọ̀ dún nímọ̀ òdodo ni so ah, in tán pẹ̀ ní eh, tafriq gangan ah, ni pé kí èèyàn kìí ṣe fúrúkọ ní pé kó dó tó ló wà yẹn o fẹ́ compromise o fẹ́ má báyẹn lẹ́gbẹ́ sí o fẹ́ má báyẹn jama'a ti sí so ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ Sheikh Fawzan tí mo dákọ fún wa pé kìtẹ̀ làwọn ìdájọ́ àwọn gbogbo àwọn jama'a ti gbogbo àwọn jama'a ti tán rúkú àwọn gangan ni jama'a pé à ìtòkílọ̀ nípa gbókí ni ìbàtàn bí captain pé Eh, eh, pé la jamaa a Ànábì ni wa alaykum bil jamaa wa alaykum bil jamaa jẹ́ kí bàbá ṣe tafsiri pé ah, àwọn ìtàn pín jamaa àwọn tó wà lórí òdodo sàmọ́ni wọ́n ni ma ra'yukum fil jama'at wọ́n bí Shaykh Fawzān nínú al-Ajwabah question 7 pé kí ni ẹ̀rí sáwọn jama'at ka hukmin am gẹ́gẹ́ bí ìdájọ́ generally bàbá ní kullu man khalafa jama'ata ahli sunnati fa huwa dal gbogbo ẹni tó bá ti yapa ahli sunna ẹni ànú ni ma indana illa jama'atan wahida kò sí lọ́dọ̀ wa àfi jama'a yọkan ṣoṣo hum ahli sunnati wal jama'a àwọn náà ni ahli wal jama'a ومن خالف هذه الجماعة عن طبعا يقوى جماعي فهو مخالف لمنهج الرسول إذا نبيتي يقوى منهج عموجيسي ولابا لمنهج الرسول منهج عموجيسي ولابا ونقول أيضا أتو صباك هنا كل من خالف أهل السنة والجماعة ببان طبعا يقوى أهل السنة والجماعة فهو من أهل الأهواء ننعوني فنوه والمخالفات تختلف في الحكم ونقول mọ̀kọ́láfà sí ìyapa níbi ìdájọ́ ẹwọ́ ilé tó jẹ́ rọ́dù fáwọn tán sọ pé gbogbo mọ̀kọ́láfà gílò yọkúlù so wal mọ̀kọ́láfàt wọ́n ní ìyapa sẹ̀rẹ̀ tẹ̀tẹ̀lìt fòfil hukmi ó yapa níbi ó sọ̀tọ̀tọ̀ níbi ìdájọ́ bí tadlil pẹ̀lú ìtí yóò sọ pé ànù lélẹ̀ awo bí takfir aláyé tí yóò Ah, wa bu'diha àti bó ṣe jìnà sí wa qurbiha àti bó ṣe súnmọ́ sí min al sí òdodo so ẹ wo ọ̀rọ̀ Sheikh Fawzan nígbàtà ń bí wọ́n pé jama'a àtún sọ pé lá jama'a ní pé kílẹ̀ rí sí àwọn jama'a àwọn sọ pé ànábì ni wa alaykum bil jama'a naam so tí ìyàmá fẹ́ kí al'umma tí ìyàmá fẹ́ kí gbogbo wọn ibi tí yíò padà sí òun náà ni pé yíò padà sí bí tíra Ọlọ́run Ọba àti súnnà nabi sallallahu alaihi wasallam gbogbo wọn ó padà sí bí hablullahi tó tọ́lọ́run Ọba ní kí wọ́n dìmú so anabi sallallahu alaihi wasallam náà sọ fún wa pé inna allaha yarda lakum thalatha wa yakrah lakum thalatha ní pé Ọlọ́run Ọba yọ́nú sí nǹkan mẹ́ta fún yín o bẹ́ẹ̀ sì lakum an ta'buduhu wa la tushrik bihi shay'a Ọlọ́run bá yọ́nú sí pé kẹ́ mọ́ jọ́sìn fún nìkan so kẹ́ sì má ṣorogún kankan pẹ̀lú rẹ̀ Ànábì wa ní wa an ta'tasimu bihablillahi jami'a wa la tatafarraqu Ọlọ́run bá sì yọ́nú sí pé kí gbogbo yín kẹ́ di okùn Ọlọ́run bá papọ̀ kẹ́ sì má pínyà so ni wa an fún ní mara ohun man wallahu Allahu amrakum ẹn tọ́nà ọba bá fi jẹ olórí lórí àlámàrí yín ẹn tọ́nà ọba bá fi jẹ olórí lórí àlámàrí yín so ẹ máa fún ní ẹ máa fún ní márùn nípa ẹ máa bá a ṣe pẹ̀lú márùn ẹ máa bá a lò ní bá lò márùn so gbogbo eléyìí anábi tí wọ́n sọ pé wa kariha lakum thalatha ọlọ́wọ́ bá wá nǹkan mẹ́ta fún yín ọlọ́wọ́ bó fẹ́ àwọn nǹkan mẹ́ta fún yín so ọlọ́wọ́ bá kórìíra fún yín qila wa qal so in tánàbí sallallahu alaihi wasallam fi bẹ̀rẹ̀ òun náà ni àwọn nǹkan tó ma ń bá ìjọmọ̀ ya àwọn nǹkan tó ma ń bá jẹ́ sanabi ni a ah, ẹmọ́ ṣe o wa kathratu su'al àti kí a ma béèrè béèrè ọ̀pọ̀ so a ma béèrè púpọ̀ wa ida'atul mal àti ma ra dúkìá so ẹ wo àwọn nǹkan tí annabi sallallahu alaihi wasallam tó sọ yìí pé Ọlọ́run bá fẹ́ fún yín pé kí gbogbo yín كيجي حبل الله جميعا ولا تفرقوا كيس مقيا سبا كنا النبي صلى الله عليه وسلم اما سي اوان صحابه لوجي كوكورو انبيا اما لازم جماعه سو اما لازم جماعه اما دوني ما جماعه اما يابا جماعه سو نباتي حذيفه بن اليمان نباتي حديث دون بي النبي صلى الله عليه وسلم تصبوي كان الناس يسالون رسول الله صلى الله عليه وسلم عن الخير ó ní àwọn èèyàn wọ́n máa ń bi òjíṣẹ́ Ọlọ́run ọba nípa dáadáa wa kuntu as'aluhu 'ani ash-sharr Ọlọ́run wá máa ń bi òjíṣẹ́ Ọlọ́run ọba nípa burú makhafata an yudrikani látara pé mo ń bẹ̀rù pé a kó máa dé bá mi fa qultu ya ní Ànábì fà sọ fún pé tó ń bi Ànábì pé àṣé dáadáa kan wà lẹ́yìn aburú yìí but ta Ànábì ní bẹ́ẹ̀ ni sàbúrú kan wà lẹ́yìn dáadáa yìí Ànábì ní bẹ́ẹ̀ ni but wà fi hìdákan ni pé yóò rò papọ̀ mara wọn kò ní já burú pọ́nbélé bẹ́ẹ̀ sì ni la yahtaduna bi hudaya wọn ò ní máa lo ìlànà mi Ànábì ولا يستنون بسنتي بسني نوني ما تلي سنة من النبي أني فماذا أفعل إن أدركتهم كيني كيني سيتين بابا ولي النبي صلى الله عليه وسلم يقول تلزم جماعة المسلمين وإمامهم سنتين النبي صلى الله عليه وسلم صفوا حذيفانيا تلزم جماعة المسلمين تو بابا ويني إلي تلزم جماعة المسلمين وإمامهم نقول دوني ما جماعة المسلمين àti wọ́n pé jẹ́mọ́ gbogbo ìgbà tán bá ti lọ báyìí yóò mọ̀ kó àwọn tán wà lórí òdodo sínú so gbogbo ìgbà tán bá lọ báyìí yóò mọ̀ kó àwọn tó bá wà lórí òdodo sínú pé dúnímọ̀ jẹ́mọ́ mùsùlùmí àtàwọn olórí wọn so nínú rewáyà mi anábi sọ pé tẹ́sìmá ma gbọ́rọ̀ sí wọn lẹ́nu ma tẹ̀lé wọn ọ̀yìn lórí bá zahruk wọn ò bá fi wọn lẹ́yìn in tàn sọ fáwọn èèyàn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń instigate àwọn èèyàn yìí ẹlòmí gbádùn fà ẹlòmí gbádùn sámúsámú ó lọ́kọ̀ tí ń gùn ó nílé olówó síbẹ̀síbẹ̀ náà yóò sọ fáwọn èèyàn pé ah ìyà ń jẹ wá gan o ìyà ń jẹ gan ní mọ̀ sọ fáwọn mẹ̀kúnnù bẹ̀ so èyí tí ò tó owó tí ẹ tí ò tó wọ fi rí pín fáwọn mẹ̀kúnnù so rò pé owó wà ń bí kan tó wà pín fún wa ṣe àpé gbogbo tó bí rò rí communism náà nìyàn pé àbó láti pín fáwọn èèyàn tó wó tànká kí o ní mọ́ jẹ àwọn èèyàn pé ẹni bá ti ń rí iye báyìí ẹ má bú nówó tí ẹ má gbọ́n fáwọn kan síbẹ̀síbẹ̀ náà ibi tá ti ń lo communism jù láyé náà nìyà ti ń jẹ wọ́n jù so ibi tá ti ń lo jù náà nìyà ń jẹ wọ́n jù so Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yọ pé a lè pín rizq bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala so èyàn ó ma tẹ̀lé ní tánàbí sallallahu alaihi wasallam sọ èyàn ó sì ma dún nímọ̀ rẹ̀ pẹ̀lú pé èyàn ma ní sùúrù pẹ̀lú àwọn olórí èyàn ma gbọ́ fi ma'ruf níbi àwọn nǹkan tí Ọlọ́run bá fẹ́ ni o so bákan náà anábi sallallahu alaihi ó tún jẹ́ kó yé wa pé man atakum ẹni tó bá wá bá yín wa amrukum jami'an ní pé alámàrí yìí gbogbo yín ó sì wà papọ̀ ala rajulin wahid ó wà lábẹ́ èyàn kan ṣoṣo bí annabi sallallahu alaihi wasallam bó sì bàbára jama'a tó ní o ẹ máa wo ìdájọ́ tán nabi gbélé o anábi ni man atakum tó wá bá yín pé ẹ̀yà fi olórí ilẹ̀ gbé wa amrukum jami'an ala rajulin wahid ní pé gbogbo yín ẹ̀sì wà lábẹ́ ala ẹni kan tún yín yẹlẹyẹlẹ anábi ní fàkútúlù ẹgbẹ̀mí ẹ̀ sanẹ́bìsà lásán sọ pé fàkútúlù ń pé káwọn tó wà ní ipò àti múrò àṣẹ́bá iṣẹ́ kan múrò ẹni bẹ́ẹ̀ kan gbẹ̀mí ẹ̀ dànù so gbogbo ilé ó fi yé wa pé al-ijtima ìmá wà papọ̀ àti al-itilaf ilé nínú usulu sunna ló wà al ìmọ̀ kójọ papọ̀ àti ìmọ̀ rẹ̀ papọ̀ nínú usulu sunna ló so usulu sunna so ló wà pé aljama'a aljama'a kí yàn tó nímọ̀ jama'a so àwọn bídá sí ni wọ́n farọ́kọ̀ àwọn bídá ni wọ́n farọ́kọ̀ ìsáàlù súnnà ló farọ́kọ̀ bóò ló ṣe páwọn tó di tí ọlọ́wọ́ bá ní ká dìmú bóò ló ṣe páwọn ni wọ́n farọ́kọ̀ so eré jẹ́ àwọn ẹ̀rí àtàwọn ẹ̀rí mìíràn tó pọ̀ bámú bámú bámú nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tọ́nà ọba subhanahu wa ta'ala ń pa wá láṣẹ pé sẹ́ ká dún ní máa jama'a so ká sì yapa alfurqa so àwọn ẹ̀rí pọ̀ gẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tún sọ nínú hadith dọwọ́ nù Tirmidhi Ànábì sallallahu alaihi wasallam sọ pé man arada bi bi habuhatil janna Ànábì sọ pé jidun jidun aljanna falyelzami aljama'a kó ya dúní ma jama'a fa inna shaitan tó rí pé shaitanu ma'al wahid yóò ma wà pẹ̀lú ẹnìkan wa huwa min al-ithnayn ab'ad ó sì ma ń jìnà sí ó tún jìnà sáwọn èèyàn méjì shaitanu tún ó ma ń jìnà sáwọn èèyàn méjì so bákanáà anábìsọ̀lá sọ pé thalathun àwọn kẹmẹ́ta kan wà la yadhillu alayhinna qalbu muslimin so ní pé àwọn nǹkan mẹ́ta kan wà tó ṣe pé ọkàn musulmi kò ní pa sófò nínú rẹ̀ ikhlasul amali lillah ní pé kíyàn ní ikhlasi fọ́lọ́wọ́ bá ikhlasi àwọn ṣẹ́ kó mọ̀ gbìyànjú pé bóò ní sẹ́ wọ́n sì munasaha lè má túnmọ̀ kí ẹ má gbà mọ́ràn gangbà mi ó lè má túnmọ̀ kí ẹ má bá wọn lò pẹ̀lú dáadáa so torí pé àwọn afásàlá yí pé àwọn alfáàkù kọ̀kan wà tó ó dìpẹ́ndì bá bá ṣe lò ní ó ma dá lórí pé kí ni túnmọ̀ rẹ̀ so munasaha kí ẹ má báyàn lò pẹ̀lú annusahu pẹ̀lú ikhlas so munasaha na sahahu a ó bá lò ní bá dáadáa so ilé túnmọ̀ pé èyàn fún yàn mọ́ràn náà so a kana nasiha kana nasiha ẹni tí ma ń báyàn lò pẹ̀lú ikhlasi ni so wani a wani munasahatu anabi sallallahu alaihi wasallam sọ pé wa munasahatu ulil amri kẹ ma ṣe munasaha àwọn tó wà ń pọ̀ lórí wa luzumul jama'a wa luzumu jama'atil muslimin anabi ne ma duni ma kẹ ma duma jama'a àwọn musulmi ma yapa àwọn musulmi so Ànábì sallallahu alaihi wasallam pé àwọn kẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọkàn mùsùlùmí ò ní pa sófò ń bẹ̀ bó ní ṣe ma báwọn olórí lò pẹ̀lú an-nusuhu so pẹ̀lú ikhlas àti tí ó ma fún wọn márùn tó bá possible èsì pé èyàn lè dọ́dọ̀ wọn ṣe fọ́sán sọ pé tó bá ti lè dọ́dọ̀ wọn ó tó mọ́dàmú ààrẹ ìntọ́nà ọba gbé lé ọ ó ti ṣe tó bá ti lè dọ́dọ̀ wọn so la yukallifu Allahu nafsan illa wus'aha kí wọ́n pẹ̀ nígbàtá àti wá lọ́dọ̀ wọn dé ìtọ́ ọfà owó sì bà wọn látòkèrè ká mọ́ fi lẹ́tà ránṣẹ́ sí wọn lórí mímbà rí lókù báyìí so gbogbo eléyìí lára àwọn kan tó mọ́ dátà farko kò lẹ́ni yóò máa rọ̀ kiri ká àwọn tó wà lẹ́yìn wọn so yóò mọ̀ ọ̀rọ̀ kìríkà àwọn tó wà lẹ́yìn wọn ìtumọ̀ rẹ̀ ni pé alámàrí wọn ó mọ̀ kójọpọ̀ lábẹ́ àwọn olórí so alámàrí wọn yóò mọ̀ kójọpọ̀ lábẹ́ àwọn olórí so Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn oríṣiríṣi kọ́lá níbi nínú hadisi tó gùn hadisi sọ pé hadisi pé à Ọlọ́hun bá pa Ànábì Ìsá láṣẹ kó àwọn Bani Israila pẹ̀lú àwọn nǹkan márùn anábi wá ní Ọlọ́run bá pè mí náà láṣẹ o ní pẹ̀lú àwọn nǹkan márùn ní pé àbí èmi náà ó pààyín láṣẹ pẹ̀lú àwọn nǹkan márùn so lára àwọn nǹkan tánàbí sọ as-sam'u wa ta'a wal jihad wal wọ́n ni faqad khala'a ribqata al-islam min 'unuqihi ó ti bọ́ islam kó lọ́rùn ara rẹ̀ illa an yarji' anábi ní ó dìbà tó bá tó padà ó ti bọ́kún islam kó lọ́rùn ara rẹ̀ ó dìbà tó bá tó sẹ́rí padà ó ti bọ́kún islam kó lọ́rùn ara rẹ̀ sẹ́wọ̀n ọgbà tó di kèfèrí ni so àwọn wọ́n jẹ́ kó yà pé nínú àwọn nǹkan tó lè jẹ́ kó di kèfèrí àbí kúfúrún dúnà kúfúrí tó ti bọ́ okùn islam kó lọ́rọ̀ rẹ̀ so bó ṣe burú tó ní so bó ṣe burú tó ní pé kíyàn máa yapa jàmáà mùsùlùmí kíyàn fẹ́ máa yapa kíyàn sáfẹ́ máa fẹ́ pẹ̀lú àwọn tó wà lórí òdodo kíyàn máa dá bídá alẹ́ so ọ̀rọ̀ Shaykh Uthaymin kankan àtàrà náà sàlàyé pé bídá ló ń pín àwọn èèyàn

so eléyìí wà nínú àwọn ìpìlẹ̀ tó yẹ kí èyàn mójútó gan tó ṣe pé ibẹ̀ ní ṣetán tí ma ń tètè kọ́kọ́ wọlé tọ́yàn bóòlù yíò ṣe pín àwọn èyàn ká so in tó fi ṣe pé kò gbọ́dọ̀ yàwọn èyàn lẹ́yìn kò gbọ́dọ̀ yàwọn èyàn lẹ́nu táwọn àfáà tán bá dáàyàn nítorí eré yẹ tán bá dáàyàn nítorí pé òun o bó ṣe máa pín àwọn èyàn ká ní wà lórí òdodo so bí ó ṣe máa pín àwọn èyàn ká òun ní wà so ẹ̀tún wo hadithi al-firqa an-najiya hadith tán nàbí sọ pé la yaduruhum man khalafahum eh, eh, eh, wala man akhdhalahum so ní pé kò ní kò ní kópa lára bá wọn ẹni tó bá yapa wọn àbẹni tó bá bìtúyẹ wọn so sheikh Munira Sa'idi nígbàtí wọ́n sàlàyé kíní wọ́n sàlàyé pé ẹni tó bá yapa wọn ò lẹ́ni tó ṣe pé ó yapa wọn òun ò sí lára wọn tẹ́lẹ̀ ẹni tó wọn tó bìtì wọn lẹ́ni tó ṣe pé ó wà lára wọn tẹ́lẹ̀ òun wá ṣe ó wá padà fi wọ́n lẹ̀ wọ́n mẹ́ example wa example wa pẹ̀lú bóyá Abul Hasan al-Ma'ribi Halabi Hajuri so àwọn tó wà lára wọn tẹ́lẹ̀ tó ṣe pé wọ́n wá fi wọ́n lẹ̀ nítorí ayé àbí nítorí àwọn nǹkan míì náà nítorí ìgbéraga àti kí nítorí tí ibi tí ẹ̀ lè sí ti Yahya Hajuri sínú àti kí ẹ má fẹ́ bá òfòdòdó kí ẹ rò pé òun tó tán ìmáàmù kama máa pé Yahya Joni ìmáàmù Thaqalayn ìmáàmù Thaqalayn oríṣiríṣi oríṣiríṣi so gbogbo eléyìí àwọn àwọn olùmọ́sí máa ń kí à ń lọ gan pé àwọn nǹkan mẹ́ta kan wà tó máa ń fa ìpínyà òun náà ni aláwọ̀kọ́ ni alkibru kí yẹn nígbéraga gan kí yẹn bá nígbéraga ó máa ń fa ìpínyà gan yóò padà yapa àwọn tó so ẹlẹ́kẹta náà gínà ní hubbu ri'asa kíyàn nífẹ̀ẹ́ àwọn kíyàn nífẹ̀ẹ́ olórí so gbogbo àwọn eléyìí náà gbogbo àwọn nǹkan ilẹ̀ yóò máa rí níbi fitna ibn hadi so kíyàn nífẹ̀ẹ́ ipò olórí so kíyàn nífẹ̀ẹ́ ipò olórí ẹlẹ́kẹta òun náà ni pé kíyàn má kíyàn má gba nasiha kíyàn má gba nasiha lọ́dọ̀ àwọn akọrọ́ọ̀nì lọ́dọ̀ àwọn tó jẹ́ akẹgbẹ́yìn àbáwọn tó jiyàn lọ so uh, nínú àwọn usulu salafiyya tí sheikh ah, abdullahi bukhari tán dákọ náà ni nabdhul firqati wal ikhtilaf firqa àti mẹ́nu belẹ̀ ìnàbọ̀ kákan tún specify wọn náà díẹ̀ sí pé ká ju ikhtilafu lẹ̀ so ká ju ah, ikhtilafu lẹ̀ ká má yapa so àti firqa àti ká má pínyà so annabi sallallahu alaihi sọ pé ká ju lẹ̀ ìmọ̀ pínyà ìyà ní látọ̀lọ̀ Ọlọ́run Ọba so bẹ́ẹ̀ sì ni ìtọ́nà ọba máa fi ń júwe bóhun ṣe fìyà jẹ àwọn Bani Israila náà ni wípé ìjì ẹ̀ ní pé wọ́n pínyà so lẹ́yìn ìgbà tí wọ́n mọ òdodo so lẹ́yìn ìgbà tí wọ́n mọ òdodo látara pé wọn ò tẹ̀lé òdodo yẹn wọ́n sì wọ́n jù sẹ́yìn wọn wa makhtalafu وما اختلف الذين أوتوه إلا من بعد ما جاءهم العلم so أتوري سيرجع وياه وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم kìí ṣe pé ìmọ̀ yẹn gangan torí tẹ́lùmí bá fẹ́ tú pé à ìmọ̀ yẹn gangan ló jẹ́ ká pín à so ara àìtẹ̀lé ìmọ̀ yẹn but ọlọ́wọ́ bá wá ń ṣe mọ̀ látara wọn pé à ní pé wọn ò pín àyàfi nígbàtí àbí ọlọ́wọ́ bá ń fa ìmọ̀ tó wà lára wọn ọlọ́ọ̀bá ń fa ayọ̀ àti ẹ̀kọ́ pé wọn ò pínyà àfi ìgbà tí mọ̀ tó wá tó bá wọn na tó tó pínyà so gbogbo ilé Ànábì sallallahu òfin yé wa pé Ànábì mọ́ sọ pé aljama'atu rahma wal furqatu adhab jama'a ìkẹ́ ọlọ́wọ́ so ìyà so uh, so àwọn orísìírísìí àwọn áyà nù Kùránì lọ́wọ́ إن الذين فرقوا دينهم وكانوا شيعة لست منهم في شيء ọlọ́wọ́ tó إن الذين iná lèdínà وكانوا شيعة إنما أمرهم ṣíyà iná ma amurhun so àtàwọn orísìírísì àtàwọn orísìírísì pé àwọn tí wọ́n tí wọ́n pèyà so tó tí alámàrí wọn tó wá di pé wọ́n di ìjọ ìjọ wọ́n di ìjọ ìjọ wọ́n di ìjọ ìjọ so ní pé àwọn ènìyàn iná lèdínà farwakò dínahun wa kánù ṣíyà lásìtàmínhun bí ṣe yìí so ní pé eh, wala takunu kalladhina tafarraqu wakhtalafu so àìmọ́dàbí àwọn tí wọ́n pínyà tí wọ́n yapa ara wọn so gbogbo àwọn ilé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ma fi ń pè wá sákèsí so lára àwọn kan tó wá ma ń fa ìpínyà lára àwọn kan tó ma ń fa méjọ́lì ìpínyà òun náà ní kí ẹ ma yapa olórí so in tí a nábi sallallahu alaihi wasallam fi ma ń gbé ní opposite sam'a wa ta'a lọ́pọ̀lọpọ̀ wà ní so alaykum bis-sam'i wat-ta'a wa iyyakum wat-tafarruq bí ó dọwọ́ yín kẹ ma gbọ́ kẹsì ma tẹ̀lé ó sì dọwọ́ yín kẹ jìnà sí ìpínyà so Ànábì sallallahu alaihi wasallam ma ń gbé ìtẹ̀lé olórí àti ìgbọ́rọ̀ sí lẹ́nu ó ma ń gbé ìpínyà opposite rẹ̀ so torí pé ibẹ̀ náà ni ìpínyà ti ma ń jẹyọ ibẹ̀ láwọn yóò ti ma pínyà kódà ìbẹ̀ náà afá salaf tán gbà pé gbogbo àwọn ìjọ bídà gbogbo wọn náà ma ń yapa olórí gbogbo wọn ìtàn ní nǹkan mọ̀ náà ni pé gbogbo wọn wọ́n mọ̀ ìyàpọ̀ lórí tí ẹ bá wo kí ní ẹ̀ tó tọ́ ó trú gbogbo àwọn ọjọ́ tó ń yapa ń súnnà báyìí gbogbo náà mọ̀ ìyàpọ̀ lórí na ma ń takò lórí so na ma ń takò lórí ẹwà wọn Sufi gan fúnra wọn hátà wọn Sufi fúnra wọn samusamu àwọn náà ló súnmọ́ wọn lórí yóò síbẹ̀síbẹ̀ náà kódà wọ́n tún ma wọ́n ma bọ́ tẹbá sọ pé tó lórí bá wà ń bẹ̀ ẹgbẹ́ tí a bá ń lálà sí olórí tó bẹ́lú wà ń bá gbà kìí ṣe khuruj ó túnmọ̀ pé gbogbo àwọn kan tí Buhari wọn bọ́sá ń ṣe kìí ṣe khuruj nù àwọn olórí ó jòkó báyẹ̀ yóò sì máa lálà sí wọn lálà Ọlọ́run so oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi okay ah so ó túnmọ̀ pé gbogbo èyí sẹ́wọ̀n gan báyìí so uh, but fọ́nà ó ṣàánú wa ni in táwọn afáàn sọ ni pé in tí Ànábì sallallahu alaihi wasallam sì sọ fún wa ni pé tí a bá fẹ́ ṣe nasiha olórí pé kọ̀rọ̀ lèyìn ó ti ṣe so Ànábì sallallahu alaihi wasallam sọ pé fala yubidihi alaniya ní pé kó má ṣe kín kó má publicize liman arada an yansaha li dhi sultanin ẹni tó bá fẹ́ advice olórí fala yubidihi alaniya kuma publicize rẹ̀ walakin ya'khudhu biyadihi ṣùgbọ́n yóò mú ọ̀rọ̀ rẹ̀ fayakhlu bihi yóò wà dáwà pẹ̀lú rẹ̀ wa in qabila minhu fadhak tó bá gba bẹ́ẹ̀ náà ni wa illa kana qad adda alladhi alayhi níbi tí ó bá sì gbá tọ́ òun ti pín tó wà lórí ẹ̀ so ó ti eléyìí fi yẹ́yàn pé

àwọn ẹrú dúdú ni wọ́n fi jẹ olórí lé yín lórí tí orí rẹ̀ tó dàbí orí grape so Ànábì sallallahu alaihi wasallam pé à ah, ẹ máa tẹ̀lé wọn náà ni so ẹ máa tẹ̀lé wọn náà ni kódà Ànábì tó ń sọ fún àwọn sàhábà Ànábì máa ń sọ fún àwọn àwọn ansọ́rù pé àwọn ansọ́rù pé ẹ padà rí táwọn yóò máa favor ara wọn lórí yín Ànábì ní fàṣibírù o Ànábì ní ẹ máa ṣe sùúrù o alaikumussalam so anábi ni ẹ má ṣe sùúrù títí tẹ́ fi pàdé mi níbi haud so anábi sallallahu alaihi wasallam pé ẹ má ṣe sùúrù títí tẹ́ fi pàdé mi anábi níbi alhaud so àtoríṣiríṣi àtoríṣiríṣi àwọn ọ̀rọ̀ anábi sallallahu alaihi wasallam pé man kharaja min at-ta'a wa faraqa al-jama'a thumma mata mata mitatan jahiliya so anábi ni man kharaja min at-ta'a ẹni tó bá kó ń bi ìtẹ̀láṣẹ olórí wa faraqa al-jama'a ó wá yapa jama'a Ànábì sallallahu alaihi wasallam sọ pé a mata mita thumma mata lẹ́yìn náà wákò mata mita tan jahiliya ó ti kúkú jahiliya so bá Ànábì ṣe gbé ìyapa olórí ẹwà Ànábì sallallahu alaihi wasallam bó ṣe gbé sẹ́gbẹ̀ furqa so gbogbo àwọn nǹkan yìí ó fi yíyàn pé lára àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ máa sápa rẹ̀ òun náà ni pé bóò ni jama'a bóò lè ń ṣe máa wà pẹ̀lú àwọn tó wà lórí òdodo so àtàrò sí pọ̀ látọ̀dọ̀ àwọn sálàfù náà tó ma ń ṣe nasiha fáyà pé kó lázama jama'a kó lázama jama'a so bákan náà ọ̀rọ̀ abdullahi ibn mas'ud tó ní ayyuhan nas alaikum bi ta'ati wal jama'a so ní ayyuhan nas nípẹ́ ẹ̀yin yẹn ó dọwọ́ yín pẹ̀lú kẹ́ ma tẹ̀lé olórí àti kẹ́ sì dúní ma jama'a kí wá ní ibn mas'ud sọ so ó dà pé captain gan ka ọ̀rọ̀ yìí ó ka ọ̀rọ̀ yìí ó ní ibi ọ̀rọ̀ tó kà náà ni tó ní ibn mas'ud sọ pé ah kí ló wí ó ní alaykum bil jama'a ó ní fa inna ha hablullahi alladhi umira bihi Ibn Mas'ud sọ pé torí òun ni hablullahi tọ́nà ọba pàwọ́ láṣẹ pẹ̀lú rẹ̀ ó ní wa ma takrahuna fil jama'a ó àwọn nǹkan ń kórìíra níbi pé kẹ́ wà papọ̀ kẹ́ wà lórí pẹ̀lú àwọn tó wà lórí òdodo kẹ́ àwọn tó wà lábẹ́ olórí yẹn wọ́n ní khayrun wọ́n ní ó dá o mimma tuhibbuna fil furqa ní pé ó dáa ju nǹkan tí ẹ nífẹ̀ẹ́ lọ níbi kẹ́ yapa yẹn àti kẹ́ pínyà so ní pé níbi nǹkan tẹ́ yapa yẹn àti àti kẹ́ pínyà so ìgbà tí captain ó kà lẹ́yìn tí pé kí ní bí Mas'ud náà sọ òun náà ni alaykum bil so alaykum bil so but ẹwọ́n tí Ibn Mas'ud sọ ó ní ayyuhan nas alaykum bit ta'ati wal jamaa a sì sàlàyé fún wa pé táwọn afá tán bá sọ pé al àwọn tán gbà lérò kìí ṣe pé ẹni jamaa so tó wáyé pé ní jẹma ni ọkà lọ ma bá jama'atu tabligh ẹgbẹ́ jama'atu tabligh jama'atu àwọn jama'atu sufiya jama'atu nakhshabandiyya so àbá oríṣiríṣi àwọn jama'a so alaykum bi ta'ati wal jama'a Ibn Mas'ud sọ pé fa innaha hablullah tọrọ ni hablu Ọlọ́run ọba alladhi umira bihi tọrọ ọba pàwàlá sí pẹ̀lú rẹ̀ so ọ̀rọ̀pọ̀ gan pa lọ́dọ̀ àwọn sálàfù pé àníṣẹ́ lórí jama'a ẹdúó ẹmá yapa àwọn lórí hadithi pọ̀ gan látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so hatta balagha hadda tawatur tí tó dé level pé a ah, haddu tawatur ni so level tawatur ni pé ó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam dé level tó ṣe pé èyàn ò lè pè ní rọ́ èyàn ò lè pè kíní ah, so annabi sallallahu alaihi wasallam ó ń pàwọ́lá sí aljama'a aljama'a so aljama'a annabi sì ń kọ fún gbogbo tí ó fàyàpa ti fàyàpa kíyàn gbé jù sílẹ̀ torí pé kódà nínú hadith annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam sọ fún àwọn sọ̀hábà pé inna shaitana ní pé shaitanu qad ayisa shaitanu ti lose hope ní pé shaitanu ti lose hope pé an yu'bada fi jaziratil arab ní pé shaitanu ti lose hope pé wọ́n ti ẹjọ́sìn fún ní oríkósun ilẹ̀ lárúbáwá ní pé àwọn èèyàn ti gbẹ́sìn ní pé wọn ní jọ́sìn fún shaitanu bí ṣètọ́nù náà òun kan páwọn yóò sí fún but ṣètọ́nù ó yìí ràn kan pé òun ó yìí ma walakin fi tahrish anẹ́bìsànlọ́nà walakin fi tahrish ṣùgbọ́n ṣètọ́nù fi ó yìí ràn kan pé òun ó yìí ma dá àtàhríṣ ilẹ̀ ìpínyàlẹ̀ àwọn nǹkan tí ò ní jẹ́ káwọn èèyàn kan wà papọ̀ walakin fi tahrish bainahum nígbé bóòlù wọ́n sì so ìtọ́nà bá ma fi ń dáwọn èèyàn tán bá ti wà lórí dáadáa tán òun náà ni pé bóò ni wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn sí lórí dáadáa yẹn bóò ni wọ́n ṣe ṣetán láti dún níma dáadáa yẹn bóò náà ṣe ṣetán láti ní sùúrù pẹ̀lú ara wọn sí bóò náà ṣe ṣetán láti ní sùúrù pẹ̀lú ara wọn sí ẹni tó wá ní sùúrù ọlọ́wọ́ bó gbé gagẹ́ ẹni tó wá ní sùúrù lórí àwọn nǹkan tí ó fa ìpínyà tí ó ṣe ẹwọ ohun tí anabi sallallahu alaihi wasallam sọ so anabi ni ana ana dhaminu li في ربض, في ربض الجنة لمن ترك الجدال ولو كان محقا so صلى الله عليه وسلم. pé èmi yìí o mo ń ṣe àyíká aljanna fẹ́yìn tó bá fi ìjìyàn lẹ̀ kódà kò bá ṣe pé gangan ni ó wà lórí òdodo so tó bá fi pé ìmọ̀ ìjìyàn lẹ̀ kò bá ṣe pé ló wà lórí òdodo so Ànábì sallallahu tún sọ ní Eh, ana za'imun min baytin fi wasatil janna so àtòríṣi àtàwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tán nàbí sallallahu alaihi wasallam sọ pé kí gbogbo àwọn nǹkan tí ó wà fúrúkọ̀ kí ẹ máa jìnà sí gbogbo àwọn nǹkan tí ó máa fa ìtìláàf tí ó máa fa ìjẹ́rẹ̀ ìrẹ́pọ̀ àwọn nǹkan yẹn kí ẹ máa ṣe torí pé ṣetọ́nù ṣetọ́nù ó ti mọ̀ pé táwọn yẹn bá ti wà lórí òdodo tán kóhun tán bá wà papọ̀ tí gbogbo wọn wà ah àti rí wọn wọ̀ lára ó le gan so àti rí wọn wọ lára dega so ibi tóhun ti lè wọ̀ wọ́n láwọn náà ni pé ká má pínyà ká má so ní tánàbí ò fẹ́ ká má yapa àwọn olórí nìyẹn àbí ká kó lábẹ́ àṣẹ wọn so ní tánàbí sallallahu alaihi wasallam ò fi bẹ́ẹ̀ fún so gbogbo àwọn ìpìlẹ̀ yìí àwọn ìpìlẹ̀ sàlàfíyà yìí àwọn nǹkan tí ni tí yẹn gbọ́dọ̀ má yapa wọn tí yẹn gbọ́dọ̀ má takò wọn àbí kí yẹn má kí ẹ máa sàpá bóò ní ní tí wọ́n fi sọ pé àwọn àfá ni tó wáyé ó ń ṣe sáàyù tefriq ní pé ó fẹ́ farọ́kọ láàrin àwọn èèyàn ní pé in tó ń fẹ́ ṣe ní pé kó farọ́kọ láàrin àwọn èèyàn so torí lára àwọn ìpìlẹ̀ súnnà ni pé jama'a lùzúmù jama'a gbogbo àwọn asbábù fúrkọ̀ ẹni tó bá fẹ́ yapa yẹn à irú ẹni bẹ́ẹ̀ kíyàn yàn ti ẹ̀sẹ́gbẹ̀ kan so ọ̀rọ̀ fúrkọ̀ kìí ṣe tíyàn gbọ́dọ̀ mọ́ mú pẹ̀lú ọwọ́ kékeré rárá ti rárá so kìí ṣe tíyàn gbọ́dọ̀ mọ́ mú pẹ̀lú kékeré rárá àti ara so an bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala so inshallah ibi tá ti dóni nípa àwọn ẹ̀rí tàmúwa fún àwọn almanhajjus salafi kí láwọn ẹ̀rí àwọn almanhajjus salafi nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nínú ọ̀rọ̀ àwọn afá nínú àwọn sálàfù rere kí ni wọ́n sọ nípa àwọn so inshallah ta'ala a lọ síbi pé bóò ni èyàn ní ṣe fi sàlàfíyà lẹ̀ kí láwọn nǹkan tí èyàn ó tí ó fi sàlàfíyà lẹ̀ tí ò ní fi jẹ́ sálàfí mẹ́ ìgbà olè ò ní jẹ́ sálàfí mẹ́ so that gbogbo àwọn nǹkan yìí èyàn ò lè dè èyàn ò sì lè mọ̀ wọn dáadáa so bóyá ta bá ti yanjú ẹ̀ tán kádó so la'allallah bóyá ọlọ́wọ́ bó tún padà mú wá ní ọjọ́ iwájú tí èyàn ṣàlàyé so but ẹni tó bá ń wó dodo ọ̀rọ̀ kékeré ti tó mọ̀ mọ̀ mọ̀ débi pé kò sí àwọn èèyàn mọ̀ rí ṣubá àsá fún àní nínú ọ̀rọ̀ Ọlọ́run bá gan wọ́n mọ̀ rí nǹkan sásí lábẹ́ tọ́lọ́run bó bá fẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run bó sàlàyé gbogbo ẹ̀ lọ́nà tó ṣe pé kò ní síbi kankan tánìkà fẹ́ sásí ó túnmọ̀ pé kò ní sẹ́nu ànù láyé ní kò ní sẹ́nì kankan tí ó nù mọ́ láyé bọ̀súnnà Ọlọ́run bá ní pé sẹ́ àwọn èèyàn mọ̀ sàṣe látara àṣìṣe yẹn àwọn mí ò mọ̀ sọnù wọ́n mọ̀ sínà wọ́n sì mọ̀ sórí bú látara rẹ̀ àwọn mí ò mọ̀ sọ̀rọ̀ tí ó fi bẹ́ẹ̀ títúmọ̀ rẹ̀ ò bí bẹ́ẹ̀ hàn látara rẹ̀ wọ́n yóò sì mọ́ sọnù látara rẹ̀ wọ́n mọ́ sínú látara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan táwọn yóò máa sá tí ó máa jẹ́ sábàbù dọ̀lá làwọn yìí so so tí èyàn bá ti ródòdó èyàn ó tẹ̀lé èyàn ní ma wá kí pé kí ló so hádà wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم